إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله arúgbó fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala lórí gbogbo àwọn ìdẹ̀ra rẹ̀ ìdẹ̀ra ìsẹ̀mí lórí islam ìdẹ̀ra ìmórí ọlọ́wọ́ba láti lo ni'ma ọlọ́wọ́ba láti fi wá ìmẹ̀sìn àti ìdẹ̀ra ìmọ̀pẹ́ fún ọlọ́wọ́ba subhanahu wa ta'ala lórí ni'ma yìí an tọrọ alékún kí a ti gẹ́ ọlọ́wọ́ba fún annabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́lẹ́ àwọn sahaba rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ rẹ̀ títí tí ayé òní fi já yí ma an bẹ̀lọ́n ọba subhanahu wa ta'ala ó kàwà kún ìkanná àwọn olóríire tí ó tẹ̀lé annabi sallallahu alaihi wasallam láyé tí ó sì tún tẹ̀lé ní alkiyama nípa àwọn kan yìí nípa bóòlù yẹn ṣe lè jìlẹ̀ sí bóòlù yẹn ṣe lè sá fún kò sì sí bí yẹn ṣe lè jìnà sí bí yẹn ṣe lè sá fún àfikíyàn kọ́kọ́ mọ̀ pé kí làwọn nǹkan tó jẹ́ nawaqidul islam kí làwọn nǹkan tó lè islam yẹ so àti wọ́n ka muqaddima sheikh Salih al-Fawzan fúnra wa tí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wà ń bẹ tí ó yẹ kíyàn ti rí àǹfààní bí mẹ́wàá sí dọ́bù rẹ̀ kọ́ọ̀lẹ̀ àbí bọ́ọ̀lẹ̀ nínú àwọn nǹkan tí Sheikh Fawzan sálàyé pàtó wá bọ́ síbi àwọn béèrè níbi tó ti ń béèrè béèrè ìbéèrè tí ó tó kí àwọn ni pé man fa'ala naqidan sunan min nawaqid al-islam ẹn tó bá ṣe nǹkan kan tó jẹ́ nǹkan olùbàjẹ́ kan min nawaqid islam nínú àwọn nǹkan tó máa ń ba islam jẹ́ ثم تاب بعد ذلك لين هو لين بنا هل له توبة سنة توبة جواب نعم بمن بين إذا تاب تاب الله عليه توبة توبة ربك بتوبة الله يقبل التوبة ربما من بتوبة من جميع المذنبين بطلوا ببعوا سبب فتفتا من المرتدين من عمتا فسنه wọ́n gọ́ ìrìhìm àtàwọn míì náà ṣẹ́ra wọn míì látara gbọ́ púpọ̀ tó ti gbọ́ àbí látara fẹ́ ayé tó ráwọn gasma jí kíyàn fẹ́ sínílẹ̀ náà ni yálà ṣubúhà àbí ṣáhùwà ìfẹ́ ayé òun náà sì fẹ́ ó fẹ́ ayé díẹ̀ so náà fẹ́ gbádùn so ó kẹ́ àwọn àdèmọ́lẹ́sì yìí pọ̀ òun fẹ́ òun fẹ́ òun fẹ́ máa fowó àwọn kẹkọ̀ọ́ kan àwọn ṣẹ́ tó wọ́n sì máa ṣe tó wọ́n fi máa irú owó tó wọ́n nídi yìí àwọn ṣẹ́ tó wọ́n gbúdọ̀ takótọ́ lọ́rin níròrí ẹ̀ yóò bá máa yọ ìsìlámù lẹ̀ díẹ̀díẹ̀ tó bá jóbìnrin ni o lè kọ́kọ́ tí máa ń lo nìkọ́ tẹ́lẹ̀ pé ìfìtìlágún bẹ́ẹ̀ yóò kọ́kọ́ sí kí yóò kọ́kọ́ pọ̀ yọ so tó bá tún yá ìmáàmù náà tún sẹ́kẹ́ yóò tún gẹ́ sí méjì so tó bá tún yá ẹ bá di èjìká so èjìká lẹ́wọ̀ so tó bá tún yá ó di skáàfù tó bá ti ẹ̀yà kò tẹ̀ ní sẹ́kùn ọ̀kanmá so irú wọn ní mọ́ wá sọ pé I was once a Muslim so ogbòrò àwọn gaba ìlú wọn fà àbí aláwọ̀ náà so irun gbọ́nyí so yóò kọ̀kọ́ máa trim ẹ̀ díẹ̀díẹ̀ so tó bá yá tí bá ti ń tún mẹ̀lẹ́dẹ̀ tí wà rí gbá ah, tí ayé bá ti ń wọ̀ ládáadáa tí sàyé lọ bóyá ṣe àrámù kan ní ṣe ní àbí sí aláàrí náà níbọ̀ kò ráyè tọ́lọ̀ so gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀rẹ̀ ẹ̀sìn tí ma ń jà fún kankankan so tí ma ń ṣe kankankan sí pé tí ma ń ká lára tó ní gírọ̀ fẹ́sìn nígbà ọ̀dọ́ rẹ̀ ọ̀nà tí ń gbọ́ pé à ah, ẹ ma mọ́dé à ń ṣe ní o midlife crisis is real ẹ́ wípé wípé crisis midlife midlife crisis ó rí lo mọ́lọ gọ́rẹ́ o so náà sí kíni kò fẹ́ gọ́rá ẹ̀ so yóò bẹ̀rẹ̀ sí tíré mẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́lá yóò tún mọ́ yọ ṣépù sí ká tó mọ́ yóò mọ́ dán so ṣòkòtò náà padà mọ́ wọ́lẹ̀ so díẹ̀ díẹ̀ ah, ni bí ṣe tọ́nù sí máa ṣe nìyẹn gbogbo àwọn ṣe rí àlọ́ìfikọ́ yìí sọ kìníkà pé ṣe rí gbogbo àwọn kan tí yà ń ṣe yìí ní lọ́hìrì yìí àpẹẹrẹ ní o àpẹẹrẹ ní generally sọ so àpẹẹrẹ ní lórí ìpáyọ̀ kan gẹ́gbó ṣe pé àwọn kan tí yà bá ń ṣe náà tó wáyé pé kò dá àpẹẹrẹ so tọ́kẹ̀ náà bá ti fẹ́ yí outward náà yí padà so yóò di pé bóyá eh, fìlà ọ̀lẹ́tẹ̀lẹ́ àfáà ní dé tẹ́lẹ̀ yóò wá di pé à fiskap ní ẹni tí sára mọ́ ní oòrùn náà oye pé oòrùn ní kàhà oòrùn ní torí oòrùn ní sars torí oòrùn ní oye so yóò bá di pé òun náà ń wáyé kí òun náà fẹ́ jẹ gbádùn ṣáhwà so yóò mọ̀ bá yóò mọ̀ kọ́ àwọn àwọn oníranù rìn yóò mọ̀ bá àwọn aláìníkàsẹ̀ rìn àwọn mọ̀ haramátọ̀ ọlọ́wọ̀ bá yóò mọ̀ dánwò kọ́lá ilomi yóò ti gbáyé ẹsẹ̀ lọ ayé ipa ẹ̀sẹ̀ ọlọ́run bá ti ìrun kíni ó ti kírun sí bóyá ọdún márùn-ún ni so ó ti pẹ́ gan so ó ti fẹ̀sínlẹ̀ so lè máa ń ṣẹlẹ̀ dáadáa so bóyá lẹ́yìn gbogbo ọgbà tó ti jágbára ó ti jágboro tó ti tọ́ ogbó ẹ̀wò tó náà igbe kò sí nǹkan kan bẹ̀ gbogbo nǹkan tó wà láyé ìlówà poison so adùn tó wà ní ayé ìkéré gan òun náà padà rí ìbànújẹ́ gbogbo gbàun òun náà wọ́n pé ah kéèsè bóhun sí rígbà tó ń jọ́sìn fọ́nà ọba ni so náà ó ti wá rí bóhun ti dẹrú fún gbogbo àwọn nǹkan yẹn ó so fún fẹ́ẹ̀nú fún ṣáhùwà fún ṣubọ́hà tàbí tó jẹ́ so gbogbo ẹ̀ lẹ́sìrì ìmọ̀ padà mara wọn ni torí ẹ̀ ní rẹ́ nìkan tí ó ma tẹ̀lé ṣáhúwà rẹ̀ àfikọ́sí pé yóò ma gbé lẹ́yìn pẹ̀lú ṣubha pé ah, àfáàyìn ilé wá di pé ìyá píkṣọ̀ ni mọ̀ yìí náà jẹ́ àkàrà kan fátúwà kan ọ̀yí fátúwà olóka ọ̀yí so àbí ṣubha náà ni kò sí níbi ṣubha rẹ̀ so méjèèjì ma ń ṣe kíni wọ́n ma ni wọ́n jẹ́ so wẹ́rẹ́yàn mẹ́yẹ gbà òun náà rí pé ah wọ́n ti fi islam lẹ́ láti jọ́ so ìgbà kanáwà tó náà ma ń lo eh, nìkọ́bù tẹ́lẹ̀ àbí abẹ́lómi náà ó ń ṣẹlẹ̀ ládáfà wallahi ìkọ́dà ní bẹ́ẹ̀nù ẹlòmí tó ikú wọ́n ti gbà á láàfà súnnà rí wọ́n ti gbà á ní àfà súnnà rí ó ti padà di politician lónìí ó ti túrún gbọ́n kí ń jẹ́ pé kíní ó ti túrún gbọ́n ó ká máa wọ kóòtì ní ká máa ṣe ogbẹ̀ ní kírísímásì ogbẹ̀ mọ́ra wọn ogbẹ̀ ní sẹ́nsìn ó dà náà àwọn tó gbá tí tó já àfá tẹ́lẹ̀ ni so èyàn kéèyàn máa fẹ̀mí balẹ̀ lórí ara rẹ̀ wallahi ṣáhùwà ní agbára gẹn ṣáhùwà ní agbára gẹn kódà tí Ọlọ́run bá ti fi dányàwó rí wòrí gẹn torí kò sí ọmọ èèyàn Ọlọ́run bó dánwò yóò ma dánwò

bóyá tẹ́ẹ̀jẹ pẹ̀lú owó ni pé wà tó rẹ̀ àwọn onígbàlà wọ́n bá wà pé àwọn onígbàlà fún so òun náà sì mọ̀ pé ìgbàlà arọ́ náà ń sọ but nígbàtí sọ pé nígbàtí láti sọ pé ọ̀dà pé operation 2.5 wọ́n lẹ́ need ilé àwọn olùṣọ́àgùtàn ó gbé ọyé so nígbàtí àwọn olùṣọ́àgùtàn nígbàtí wọ́n bá ti <laughs> tó bá ti sanwó operation tí wọ́n gbé gbogbo ẹ̀ tán ni tán padà súnmọ́ àfá pé àsìfẹ́ kàdíẹ̀ fún yín ní ọ̀rọ̀ náà oyi so tọ́ka fún bàbá sí kò sí in tí ó padà gbẹ̀yìn náà nìyẹn àfẹ́ntọ́wọ̀n bàbá nífẹ̀ẹ́ so tí ó gbówó gangan láti pìlẹ̀ kìí ṣe pé tó gbówó tí wọ́n ń ṣe pé kí ní ara ọ̀ tí ó gbówó láti pìlẹ̀ tó pé òun lò tọ́lọ́run ibi tó wọ́n bá ti lọ náà lọ a nífẹ́ ayé a nífẹ́ ayé gan a ń wá yàmáyé gan oníkó bó jẹ́ 20 billion náà ni wọ́n gbà fún ó gbà 20 billion fún náà ni ah wọ́n wá ayé gan wallahi bẹ́nu àwọn àfáà tó pé àwọn àìsàn àwọn àìsàn kí ní yìí wallahi yẹ ká mọ́ tún sọ fún àwọn tó yí pé wọ́n lè tríìtì wọn ló ṣe wọn wallahi ìfọ́nà wọn ní àsìkò ti tó wọn ní gbá àwáwàjọ́ bá tẹ̀ tún wá jẹ́ pé wọ́n fẹ́ pò nǹkan pọ̀ fún wọn ni àbáwọn òwòsàn tí wọn ò fara mọ́ kí àsìkò ti tó èwo ní kí ẹ máa fara ní àwọn èèyàn rà so kí ẹ máa wà yìí máa yàgẹ̀ tó bá ti tó ti tó náà nìyàn tí a bá irú ẹni báyìí irú ẹni tánlọ bá táwọn olùsọ́gùn tánlọ bá tó náà gbà tó tó bá padà ronú pé àdá pé ah ìdè ìdè ijó àtàtẹ́wọ́ làwọn ṣe nú ibi táwọn ti láàrín pé ọlọ́wọ̀n báyìí so èyí sí sí orin lòun ti há sórí <laughs> agbáni òun ti bẹ́ẹ̀ di ilé albọ́mù so òun náà ronú pé ah ṣe báwọn ti máa bá lọ táwọn èkú náà ni pé ah

so oyún gan ni ṣùgbọ́n tí nígbà tó fẹ́ kú so ó padà rẹ̀ òdòdó pé tọ́ àwọn business làwọn fi church sí lóyí àwọn sì fi ń pawó ni wọ́n náà padà rí ó padà jẹ́wọ́ ó sì gbàsíláà so ọba láàánú ọlọ́run ọba ọ̀ so wọ́n ni min jami'il mudhnibin ọlọ́run ọba ma ń gba táwọ́bà gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ pátápátá so kíyàn jẹ́ ni kó tí ó ma túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba so kíyàn jẹ́ ni tí ó ma túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba gbogbo so kíṣẹ̀ ìtọ́nù mọ́ borí yẹn pẹ̀lú pé à ah, ìwọ̀ ọ̀sẹ̀bó mọ́mọ̀ sí ni wọ́n bẹnu kọ́fọ́ ṣẹ̀kọ́ oye so kíṣẹ̀ ìtọ́nù mọ́ wí gbogbo jágbàjọ̀gbà àwọn síyàn lẹ́mì tí bá ti ń wí tó náà wọ́n sí qala subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá sọ pé wa inni lagọfárun ọlọ́wọ́ bá ní ẹ̀rí mi yọ lagọfárun ọba ọlọ́pọ̀ àforíjì ní mi ọ̀yí so lagọfárun so fa'alun litakthir so síkọ́tù mubalagha so wa inni lagọfár ìmìíràn ọba tó ní ọ̀pọ̀lọpọ̀ àforíjì ní mi liman taaba fẹ́ tó bá túbá wa amana tó tún wá gbàgbọ́ wa amila saliha ó tún wá ṣe dáadáa thumma ihtada lẹ́yìn náà ó tún wá mẹ́nà wa qala ta'ala ọlọ́ọ̀bá tó sọ pé qul ya ibadiya alladhina asrafu sọ fáwọn sọ ẹ má jákàmù nínú ìkẹ́ ọba ọ̀ ẹ̀yin tó kọjá àlà lórí ara yín ẹ má jákàmù nínú ọba ìkẹ́ ọlọ́run ọba ó tóbi gan inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba máa ń foríjì ẹ padà lọ sọ́dọ̀ subhanahu wa wa imanihim thumma izdadu kufran lẹ́yìn náà wọ́n tún lékún ní kúfùrù lan tuqbala tawbatuhum wọn ò ní gba ìtúbà wọn àwọn tó sì pé wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀ ó wá di kèfèrí tó tún wá lékún ní ìjẹ́ kèfèrí so tó rí pé àwọn olùmọ́mọ́ sọ pé rídà ó lágbára ju kúfùrù ìpìlẹ̀ lọ so kéèyàn ti mọ̀ òdodo kó ti mẹ̀sìn kó ti mọ̀ sílámù tẹ́lẹ̀ ọ̀sán kan orúkẹ náà lókàn wò pé ah èmi náà fẹ́ jayé ah yàyí ò dáa látorí ìran ẹlẹ́ẹ̀kẹrin ní inú yà ìyẹ́ ò tán lórí ìran tó wọn ọyé so tí wá rò pé à ah, ẹ̀sìn Islam yìí òun ò pé gbogbo àwọn mọ́sílé mọ́sílé tọ̀hún mọ́jẹ́ tọ́hún mọ́jẹ́ tọ̀hún so nínú àwọn kan rò pé ìfúnpínpín ẹmọ́jà pàrọ̀ tán ra ní táwọn èèyàn fi ń fẹ́sìn wallahi nínú àwọn nǹkan tó pọ̀jù táwọn èèyàn fi ń fẹ́sìn lẹ́nìyàn so kódà ó bẹ̀rẹ̀ láti bí tẹ́lómí tí ń lọ skúù ẹrù pẹ̀lómí ọlájídé ọláwálé a ọlájídé ọláwálé a <laughs> ẹwà tó bá padà wá díẹ̀ ògbé ah, mùsùlùmí ni ọ́ a ló kọ mùsùlùmí rẹ̀ bọ̀ kò fẹ́ lò kò fẹ́ káwọn èèyàn mọ̀ pé mùsùlùmí lòun oye so bóyá nǹkan kan wà ń bí ìpẹ́ra yẹn mùsùlùmí òní tó pọ̀lọpọ̀ ìfẹ́ ikán mọ̀ sí nǹkan kan wà ń bẹ́ tí èjì kíyàn sórí rẹ̀ ní so ẹ abẹ́rẹ̀ lómi bọ́lá ti dé bọ́lá wálé jẹ́ bẹ́yà já ní òní jẹun so bó ṣe máa rí nìyẹn so ọ̀pọ̀lọpọ̀ so ibẹ̀ ní kúfù ti ń bẹ̀rẹ̀ fẹ́ lómi so ní ó ṣe máa bẹ̀rẹ̀ skúù tọ́lọ́mbá tí ọlọ́mbá tó wá fẹ́ gbádánwò kan kólọ kan àwọn kólọ ní àwọn tó máa ń pè ní ọ̀rẹ́bìnrin àmìkà kólọ ní Cynthia lọ́rọ̀bìnrin so irú àwọn òun kan wọ́n tètè fà sínú ẹ̀ <laughs> wọ́n tètè fà sínú kúfúrú so bó sì máa ń ṣẹlẹ̀ nìyẹn o lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀sìn ẹlòmí náà ti wíkì máa láà náà tẹ́lẹ̀ kò sẹ́sìn lára ẹlòmí kò sẹ́sìn lára ẹlòmí kò so bí ó ṣe fẹ̀sí nílẹ̀ nìyẹn ọlọ́wọ́ bá sọ pé irú àwọn irú àwọn báyìí ọlọ́wọ́ bó ní gba táwọ́bà wọn tí wọ́n jẹ́ mú mi kẹ́lẹ̀ wọ́n wá di kèfèrí wọ́n wá lékún ní ìjẹ́ kèfèrí àbẹ́ni tó mọ̀ òdodo náà tó mọ̀ òdodo dáadáa so kò wá sọ pé òun fi Islam yẹ́lẹ̀ ọ̀bọ̀ ó kó sí kúfùrù kúfùrù ní sí pépè so pé kúfùrù náà ń pépè sí kúfùrù so tán lè jẹ́ mùsùlùmí láti mọ́tán ní ìmáni tẹ́lẹ̀ so wọ́n lékún ní kúfùrù wọ́n lékún ní kúfùrù wọ́n lékún ní kúfùrù so lan tuqbala tawbatuhum ọlọ́wọ́ bó nígbà ìtúbà wọn tìrú àwọn báyìí ló burú jù Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sọ wọ́n nírú àwọn kèfèrí báyìí ló burú jù irú àwọn ìjẹ́ kèfèrí báyìí ló burú jù ẹni tó ṣe bó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó wá di kèfèrí so torí irú ẹni bẹ́ẹ̀ yóò lè ní ìgbógun ti ẹ̀sìn Islam kódà irú ẹni irú àwọn bẹ́ẹ̀ wọ́n ma ń lè ní ìgbà ìgbà Jésù lọmọlọ́n wọ́n ma ń lè gan buhtanan wa zura ní ìparọ́mọ́ ọlọ́ọ̀bá àti ìparọ́mọ́ ànábí ọlọ́ọ̀bá tó gẹ́bù sí jẹ́ nípa ẹnìkan wọ́n lẹ́ni yí pọ́n pa pé ẹ̀jẹ́ Jésù àbí gbogbo ẹ̀mọ́ra wọn tó gbogbo bá ní ìgbà tí yẹn padà wádìí báyìí wallahi wọn gbogbo gbàrá yìí òun báyìí fáyà ni so wọ́n ni ọlọ́ọ̀bá ní wa qala ta'ala ọlọ́ọ̀bá ní wa man yartadid minkum an dinihi ẹni tó bá fi ẹ̀sìn rẹ̀ rẹ̀ yóò fayamut ó wá kú wa huwa kafirun ó wá síkí ni ó wá jẹ́ kéfèrí so irú àwọn báyìí ni àwọn mẹ́nà ya'ni man irtadda wọ́n ni tó bá fẹ́sìn ilẹ̀ wa lam yatub kò túbá hatta mat tí tó fi kú fahadha izdada kufron wọ́n ní eléyìí ó ṣe kíni ó lékún ní kèfèrí fahadha izdada kufron bí káwùní istamarhu ala al-kufri tó rípò tẹpẹlẹ mẹ́ ìmá jẹ́ kèfèrí lọ wa amma law taab mọ́ tó bá túbá qabla al-mawt síwájú kó tó kú fayatuba Allahu alayhi ọlọ́wọ́ bó rẹ̀ fa qawluhu ọlọ́ba ni wa man yartadid minkum an dinihi ẹni tó bá fi ẹ̀sìn rẹ̀ lẹ́nu yíò fayamut ó wá kú wa huwa kafirun ó sì jẹ́ kèfèrí dalla ala annahu law mata musliman wọ́n ni ayà yìí tọ́ka pé tó lọ ah, bí òun tó sọ bí àwọn bàbá gbàmí ọdún ní 1950 kìíní 1960 kìíní kóhun lọ́lú èbó ni tó ló kọ́ ohun gbogbo àwọn kẹ́ yí àwọn kẹ́ tí ń ṣẹlẹ̀ ní o sọ̀tọ́ àgbàlagbà míì yóò ti wọ́n ti rí gbogbo wọ́n ti lo owó ṣayé òun náà sọ̀kọ̀ sí àkẹ́ so eh, wọ́n kọ́ àwọn lọ́lú èbó wọ́n gbẹ̀sìn lọ́wọ́ àwọn tún ní káwọn gbogbo ẹ̀ but òun náà wá yọ́ ní àfá kí lòun lè fi túbá lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bá òun mọ̀ pẹ́ sí Islam lódódó wà yí náà fi gbẹ̀sìn lọ́wọ́ àwọn so irú ẹni bẹ́ẹ̀ náà so ẹlùmímọ̀ ń túbá bẹ́ẹ̀ so ẹlùmímọ̀ ń túbá bẹ́ẹ̀ nígbà tó bá fẹ́ kú wọ́n ni wàtá iban wọ́n ni lẹ́ni tó ń túbá fallahu yatubu alayhi ọlọ́wọ́ gbogbo gbà tútúbá látọ̀dọ̀ ẹni tó fẹ́sìn ilẹ̀ wa min ghayrihi àti látọ̀dọ̀ àwọn ẹlòmínà idha taba ila Allah tó bá túbá lọ sọ́dọ̀ Ọlọ́run bá azza wa jalla wọ́n ní su'al hal yadkhulu shakk fi al-i'tiqad wọ́n wọ́n ní àdìsọ́kàn laysa fihi taraddud èyàn gbọ́dọ̀ ní èméjì mẹ́ ẹni gaba wa shakku fihi taraddud iyèméjì o ma lọmọ bọ́ wà ń bẹ̀ jẹ́ gbogbo àwọn kan tí yẹn gbọ́dọ̀ gbàgbọ́ so kásà gbàbẹ́ ààwọ̀ ó gbọ́dọ̀ gbàgbọ́ so wọ́n ni awrada al-ulama wọ́n ni àwọn olùmọ̀ rahimahumullah wọ́n ni akthar min hadhihi an-nawaqid al-ashara wọ́n ni wọ́n àwọn olùmọ̀ mú àwọn nǹkan tó ju nawaqid mẹ́wàá yìí lọ falimadha khassasa shaykhul islam hadhihi al-ashara wa alaykum assalam wa rahmatullah kí ló dí shaykhul islam muhammad ibn abdul wahhab fi mú àwọn mẹ́wàá yìí nìkan dásàrẹ́sà wọ́n ni jawab al-shaykh wọ́n ní ṣékò zakaro ahammaha èyí tó ṣe pàtàkì jínú àwọn nàwákìdò yìí ni wọ́n dákọ walam yakul wọ́n sì sọ pé innahu la nawaqid ghayra hadha wọ́n ní wọ́n sọ pé kò sí nàwákìdì yàtọ̀ sáwọn ilé àwọn nàwákìtù pọ̀ bẹ́ẹ̀ sí ni àwọn nàwákìtù pọ̀ kọ́lá sheikh mohamed bin abdullahi wọ́n tún dákọ̀ àwọn mìíràn nínú àwọn masáìlù jahiliya nínú àwọn kan tó jẹ́ àwọn kan tó lè gbìyàn kún náà sinai ni so wọ́n ni hal hunaka farqun bayna al-kufri wa shirk so yàtọ̀ wà láàrin kúfùrù àti shirk لأن الكافر طريق كفريو قد يكون جاحدا قل جو الجانية للرب إن جاء ببرابانية سبحانه وتعالى لا يؤمن بالرب قبقن ألوى مثل فرعون جاب فرعون والمعتلة الله أكبر àtàwọn tí wọ́n gbà pé ìròyìn kankan wà fọ́lọ́wọ́ bá tán gbà pé àwọn ṣe foreverist lápẹ̀ wọn àwọn tán gbà pé ayé wọn bẹ̀rọ gbẹ̀rẹ̀ ni àwọn dahriya ni pé dahru ni pé nature ọmọ bẹ̀lọ ìgbó ọmọ bẹ̀lọ gbogbo ọmọ bẹ̀lọ gbogbo wa ni wọ́n ni wọ́n anmal mushriki so wọ́n ni ẹ̀ráwọn eléyìí gbogbo àwọn ọ̀nà tán dákọ̀ yìí àwọn kùfààrù ni wọ́n so gẹ́bí Fir'aun tó lé jẹ́ kí Fir'aun jẹ́ káfíìr ẹ́ Abu Hud kí ni Fir'aun ṣe ó believe nínú ọlọ́run bá láà kò ó padà wá ṣẹ́yàn pé àwọn Sufi ní ìlú tàbáhùn pé ọlá dáadáa tí ma ń ṣe síyà rẹ̀ nígbà tó wá padà tún wá kú ọlọ́run wá gbèrè ní e pé só orí báyìí sọ́rọ̀ wá ó sì wá ní kí ó wá gba síláàmù àwọn ọ̀sẹ̀ ó wá tún kú padà gbogbo àwọn súnfíjì ya fíìmù ọjọ́ ti pẹ́ so náà ẹ̀hẹ́ kí lẹ́yìn náà fẹ́ wá sọ báyìí kí ni kúfùrù kí ni kúfùrù tó ṣe kò bìlìbù ní ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò gbàgbọ́ ní ọlọ́run ọba kò gbàgbọ́ nínú pé ọlọ́run ọba ń bẹ ara sí ara so eh, wọ́n ni wal mu'attila àwọn wọ́n pè ní mu'attila Abu Tahir al mu'attila inú tíra àkídà àwọn wọ́n pè ní mu'attila so àwọn mu'attila àwọn ni rejectionist àwọn tí wọ́n reject bíbí Ọlọ́run ba àbáwọn tí wọ́n reject àwọn òròyìn rẹ̀ so àwọn mu'attila nìyẹn so ad àwọn tí wọ́n gbàgbọ́ nú world inú ayé làwọn gbàgbọ́ nú rẹ̀ nígbà yíò wọn wọ́n ni wa ammal mushrik ẹ̀rẹ́lẹ́bọ̀ fa innahu yu'minu bir rabb òun gbàgbọ́ nú olúwa huyu na bẹ̀ láàrin in tó kán wọn pọ̀ àti in tó yà wọn so kúfùrù ó fẹ́nu shirk ìmọ́rogún papọ̀mọ́lọ́wọ́n bá lòun ti ẹ̀ wọ́n ni so alun ma ahmiyatu ma'rifati mawani'i at-takfir wọ́n ni kí ni pàápàá kí ni pàtàkì ìmọ̀ àwọn nǹkan tó máa ń kọ́ dí ìpèyàn ní kéfèrí wa ma afdalu kitabin fi hadha al àti tí àwọn olódà fi lábàlá yìí wọ́n ni jawab wọ́n ni èsì على الإنسان إن in أن يعرف yẹn o an ya'rifa al-mukaffirat فإذا عرفها àwọn ما فإنه lè عن التكفير بغيرها fa idha 'arafaha tó bá ti mọ̀ fa innahu yamtani'u 'an at-takfiri bi ghayriha wọ́n ni kó kóra jò níbi ìpèyàrí kèfèrí pẹ̀lú nǹkan tó bá ti yàtọ̀ sí so kó kóra jò níbi ìpèyàrí kèfèrí pẹ̀lú nǹkan tó bá ti yàtọ̀ sí wa afdalu kitabin fi hadha tírà ló wá tó wá dáa jùlọ níbi هذه الرسالة لتا التي كتبها الشيخ محمد بن عبد الوهاب هنا تراتي الشيخ محمد بن عبد الوهاب قوي نوافل الإسلامي الله والتي نحن بصدد شرحها ايتو سيبان شرع يلو سيجي ما جادة مراوا إما لساتي ساتي àwọn tírà موانع التكفير lórí internet ni tó kó bẹ́lòmí nìyàn kò fẹ́ sí olùmọ̀kán inú àwọn olùmọ̀ sálafán wa kọ́lafà tí wọ́n tí lọ́rọ̀ lórí kíni lórí àwọn mawani at-takfir kò sí sheikh uthaymin ni sheikh bin baz ni sheikh fawzan ni gbogbo wọn pátápátá wọn ní ọ̀rọ̀ nípa mawani at-takfir kí ló tún wá kí ló tún wá in tẹ́lùmí wá ní pé kan máa list gbogbo ẹ̀ muhaddad mudakok kó wà precise kó wà specific to the last extent wọ́n ti sàlàyé pọ̀ àwọn olùmọ̀ ti sàlàyé kò sólùmọ̀ kan nínú olùmọ̀ súnnà tí wọ́n ò láwọn kódà ẹlòmí ní ọ̀rọ̀ tó lecture orí lecture lórí ma wọ́n ní àtẹ̀kfír àwọn ọ̀rọ̀ kí lèyàn tó ń wáká pé àwọn ah, tíra kan wọ́n fẹ́ ẹ̀mí wá tíra tí ó rí pé ilẹ̀ ma wọ́n lé anybody lọ́wọ́ gbogbo àwọn àfá ṣẹ́kì mi bázi ni gbogbo wọn náà ní tíra lórí àbí ọ̀rọ̀ tí wọ́n ṣe tẹ̀fríkẹ̀ lórí mẹ́wàá náà kí lè yẹn tó wọ́n wáká òtọ́ tó bá ti ṣe pé yìí táwọn àfá yìí ń sọ òtó yẹn mọ́ àdánwò lè lókù sí ẹ̀wà yẹn òtọ́ bá ti pé ah, kò wà dàkík tó mọ̀ mọ́ wá ká tíra ṣe kìkan ṣékè wà ní wọ́n bọ̀ kí náà fásọ ọ̀yẹ́ fàánà wọ́n wá ṣe tẹ́lùmí ò sí máa ṣe nù bóòlù tí wá lọ́lá jù ń táwọn kìbárùn sọ́lọ̀ kò tó kò lè lọ́lá jùlọ so tí wọ́n fẹ́ ṣe tafsil tí wọ́n kọ tíra sí 100 pages ẹlòmí wallahi ọ̀pọ̀lọpọ̀ kó sí kọwàrí ìròrí kọwàrí ẹlòmí sí kó sí ìrìjá so kí ẹ ma fẹ́ ṣe tẹ̀dìkì kí náà àwọn afá ìti sàlàyé bá ti sàlàyé ìwọ náà sàlàyé bẹ́ bá ṣe ṣe yẹn mú bẹ́ ọgbọ́ àwọn tẹ̀dìkì kọ́ọ̀tù ma fẹ́ ó wà pìsáìsì tíra olówá tí a ń lò fún ma ní tẹ̀dìkì tíra bákan ní ọ̀yí so wọ́n ní jawab ala al-insan so wọ́n ní lórí yẹn an ya'rifa al-mukaffirat ma àwọn nǹkan tó lè sọ yàndí kèfèrí fa idha arafaha tó bá ti ma fa innahu yamtani'u 'an at-takfiri bighayriha yóò kóra dó níbi ìpẹ̀yà ní kèfèrí pẹ̀lú nǹkan tó bá ti yàtọ̀ sí wa afdalu kitabin wọ́n tí a tó wá lọ́lá jùlọ fi hadha nípa rẹ̀ hadhihi risala òun náà tíra táwọ allati kataba sheikh muhammad ibn abdul wahhab والتي نحن بصدد شرحها اي تنسل الى نواقض الاسلام لانها رساله مختصره ترجلا توجه سكيني جامعه اتوا كوسينو و comprehensive وهناك ابواب في كتب الفقه وني باكنا àwọn abala wà nínú kútùbù al-fiqh so wọ́n dákọ̀ àwọn báàbù tá ti rí fún wa Abu Rabi'a níbẹ̀rẹ̀ tí ra wọ́n sàlàyé àwọn báàbù tá ti rí àwọn kílòkọ̀lá àwọn wákìlì Islam fún wa Sheikh Sọ́lífànsán sàlàyé rẹ̀ fún wa báàbù wọn pè nínú àwọn kútùbù fiqh tẹ́yìn kan bá kàn fẹ́ àmà ẹgbẹ̀ ọ̀sáàsì arákùn fẹ́ ọmọ àwọn ẹ̀wọ́n pé Islam ní kí fi pé dáàbù bọ́ra mi ẹlọ́kùn tí a fi kíri mọ́lìkì ẹgbà sí síbẹ̀ náà ṣòbó rẹ̀ ṣe kílẹ̀ sọ fún ẹ̀tẹ́bà ní ó jẹ́ àmà tẹ́ fún bá àkàbà fún náà Abu Muhammad an-Najiri ayyakum Allah náà báàbù wo ni Shaykh Fawzān sọ páwọn awakú islami ló ma wà ní kutubul fiqh Abu Sufyan hmm? Abu Ubaida báàbù wọn sọ kó ma wà Abu báàbù wọn ló ma wà wọ́n ni báàbù hukmul murtad náà sọ kúmọ̀ wà báàbù hukmul murtad wọ́n sọ kúmọ̀ wà ọ̀yí so báàbù hukmul murtad ọ̀yí wọ́n níbẹ̀ ni yóò ti máa rí náà kutubul fiqh wọ́n ti sọ fún wa síwájú so báàbù ridda nínú sharhu nawaqidil islam mi ti Shaykh Saalih Fawzān náà wọ́n pè ní báàbù ridda ń so so wani fi kutubil fiqh min kulli madhhab ní gbogbo madhhab ti ẹ̀ so but jẹ́ mo sí sọ mo ti pèwá sáké sí kan bí eré kí a sọ́ra gẹ́ kí a máa fẹ́ lọ kọnu kutubil fiqh hatta kutubil fiqh hanabila gẹ́ hatta kutubil fiqh ti hanabila so ní pé ẹ̀rí mẹ́ tí wọ́n sọ pé kí a máa fọ́lá nábi tọrọ ìsẹ̀kúfúrú kódà wọ́n mú ẹgbàwá látọ̀rọ̀ imam ahmad so eléyìí akílùkọ rẹ̀ àṣìṣe ni ó sì máa láṣìṣe ọyẹ so Sheikhul Islam ní ọ̀rọ̀ tó fẹ́nú nípa àwọn nǹkan báyìí nípa irú àwọn nǹkan báyìí tán gbà wá látọ̀rọ̀ Imam Ahmad àti alimẹ́ Ibn so èyàn gbọ́dọ̀ sọ́ra gan láti lọ mọ́ kọ́nà wákùn Islam nínú àwọn kútùbùl fiqhi pàápàá jùlọ ṣe pé wọ́n oríṣiríṣi àwọn ìtìlàfà tí wọ́n ni tí èyàn bá sọ́ra tá bá gbá àwọn tíra fẹ́ kòwò mú wọ́n lè púrò fíyàn fíyàn lè fọ́lá nẹ́bì tọrọ tí wọ́n bá tán bá gbá àwọn tíra fi kí o mú ọ wọ́n lè púrò fíyàn pé kọ́lá tí ó bá ń sọ pé náà májá lo tíra màlìkíyà tíra hànábílà tẹ́ ma ń lòun náà yẹ jálò so wọ́n púrò fíyàn pé àà so yẹn búrò sọ́ra gẹ̀ so tó wáyé pé kútùbùl fiqh so kíyàn padà sáwọn tíra tàwíìdì tí wọ́n ti fọ́mọ́ láti fọ́mọ́ kó náà àwọn gbogbo àwọn ìtìlàfà tí ó yẹ kó sí mẹ́ wọ́n ni min kulli madhhabin wọ́n ni nínú madhhab kọ̀ọ̀kan mukhassisatin li bayani nawaqid wọ́n ni mukhassisatin tí wọ́n dá àsàlẹ́sà láti sàlàyé àwọn àwọn kufri ala sabili tanadduri wọ́n ní kí ni ìdájọ́ kí èyàn máa gba kúfúrù tẹ́nìkan sọ lójú pẹ́nà pé èyàn fi ń sáwàdà èyàn fi ń ṣe ẹ̀yẹ oye nákùlù ni èyàn ṣe nákùlù nǹkan tẹ́nìkan sọ èyàn fi ń ṣe kí ni èyàn fi ń ṣe ẹ̀yẹ so wọ́n ní èyàn ṣe nákùlù kúfúrù but ìsọ̀bẹ̀ ìnákùlù tẹ́yàn se yàn kéèkéé yàn gangan lè yàn sọ ò èyàn wá rẹ̀ èyàn wá fi ń ṣe bí àwàdà so wọ́n ní la yajuzu dhikru al-kufri wọ́n ní kò tọ́ kí ẹ máa dákọ kúfùrù ala sabili tanadduri lórí ọ̀nà pé kí ẹ máa fi sẹ́fẹ̀ eh, wa amma ala sabili naqli wọ́n ní ṣùgbọ́n lọ́wọ́ ìpẹ́yàn gbà wá ní ẹ̀yàn gbà ọ̀rọ̀ tẹ́nìkan sọ wá ní wọ́n ní tó gba ọ̀rọ̀ kúfùrù wá laysa bi kẹsẹ̀ kẹfẹ̀rí o bẹ́ẹ̀ni so tó gba ọ̀rọ̀ kúfùrù wá kẹsẹ̀ kẹfẹ̀rí wà hákìl kúfrì so ẹni tó ṣe kí ni ẹni tó rọ ọ̀rọ̀ kúfrù wá láyé kúfrù kò ṣe kí ni kò dí kèfèrí wà amma idha naqalahu ala sabili tanaddur ṣùgbọ́n tó bá gbà wá lọ́nà ẹ̀fẹ̀ wà dọ́hkì àtẹ́rí fahada amrun khatir wọ́n yí alamari tó lágbára ilé wa qad kaffara Allahu alladhina takallamu ala wajhi ọlọ́wọ́ bá ti pè ní kèfèrí àwọn tí wọ́n sọ̀rọ̀ ní ọ̀nà tó ipé wọ́n fi ń sáwàdà ní wà láàrí àti eré kàmà sábà yẹ́bó ṣe síwájú tó kíyàn sọ́ra gá so tí yàn bá sọ nǹkan tí yàn sọ tó jẹ́ kúfùrù kíyàn ṣe nákùlù rẹ̀ kíyàn má fi sáwẹ́wà pàápàá jùlọ tó bá mú nǹkan tó jẹ́ tanakus sẹ́sìn ọlọ́wọ́ bá ní sọ́lọ́wọ́ bá ní sánàbí sallallahu alaihi wasallam ni so ó kó sínú kí ẹ̀nà tó a máa mú wá kí a máa fi pàwọn èèyàn lẹ́rìn so kò bá wọn ọ̀yẹ́ so wọ́n ni hal man irtakaba naqidan so wọ́n ni tó bá kó sí nǹkankan ṣe gbogbo ẹn tó bá rí àtẹn tó bá mọ̀ kókó sínú wákìtì sán lè pè ń kèfèrí am la yukaffiruhu illa al-ulama àbí kò sẹ́ni tó lè pè ń kèfèrí àfàwọn olùmọ̀nìká wọ́n jawab <clears throat> wọ́n ni man irtakaba naqidan ẹn tó bá kó sí ìbẹ̀sìjẹ́ kan min nawaqid islam nínú àwọn kan tó ọ̀rọ̀ kúfúrẹ́ sọ́rọ̀ kíyàn fi rìnlẹ̀ dáadáa wọ́n ni farúbà ma ya kúrù jahilan tí a bá tún wá fi rìnlẹ̀ pé kúfùrù ní tó ṣe ń tótọ́ ó dẹ̀ ṣe so torí pé gẹ́bí àrọ́yìn rukọ́yìn sí ma ń sọ ó ní bá sí ma ń sọ wọ́n ní àwọn nǹkan méjì rẹ̀ ma ní ṣé ó lálàáfíà ẹlẹ́kẹ̀ẹ́jì ni pé ṣé ẹ̀rí yẹn náà ṣé ẹ̀rí yẹn tún wá sí kí ni ó tún wá bá nǹkan tó fẹ́ lò fún wọn alẹ́mìnkọ́ yìí sílẹ̀ nínú àrísálátù tàbùkíyà alákọ̀ọ́kọ́ ni pé ṣé ẹ̀rí tó fẹ́ lò yẹn ni pé só tún so so ni le pe niyan ṣe okay so ni le pe kufuru so ni bi kufuru ó tún wá lele keta ṣé kò sí ma kò sí ma ni tí ìsàláì mọ̀kan yóò ọ̀dọ̀ ìbìljá kí yíò fún lẹ́rí pé ilé yóò dáka mọ̀ náà ṣọ́rọ̀ ọba wa rubbama yakunu mukrahan ó lè jẹ́ pé wọ́n fọ́sí ẹni but àmọ́yé fọ́sí fọ́sí no so ife n'okobelomi kí lọ

sọ́yí so àbí nǹkan nínú àwọn tó jẹ́ kúfúrú sọ̀rí kí a sí àmà sí kí ni kó ma lọ kó ma bọ̀ ara yóò kẹfà irọ́ níbẹ̀ wọ́n pín kéfèrí o so wọ́n ní fa idha tabayyana wọ́n tó bá ti wá hàn an laysa lahu udhru ní pẹ́kò láwíjáre aw laysa bi jahilin àbí ìsọ́ra Shaykh Fawzan ìpé èyí ó dájọ́ lé lórí pẹ̀lú nǹkan tó jẹ ọ látọwọ́ rẹ̀ èyí ó dájọ́ lé lórí pẹ̀lú nǹkan tó bá ṣe kíni pẹ̀lú nǹkan tó bá jẹ ọ rẹ̀ oye so wọ́n bí wà wọ́n pẹ́ sáwọn olùmọ̀nìkẹ́ni sọ́rí pé bíbáyí bàbá tó lẹ́ni wọ́n ni wọ́n dájọ́ lé so eléyìí ni ìkanáà àwọn mas'ala tí ọmọ fara òjò pé tekfirul ma'ayyan ni pé tekíyàn pínyàn kan ní kéfèrí gangan fún ààrẹ̀ masala tekfiru ma'ayyan so pé ṣéyàn lè ṣe ṣéyàn lè ṣe so of course tekfiru ma'ayyan nǹkan tí ṣe tekfiru kílùkọ rẹ̀ mutula kò ní ma wá wà ní kò ní sẹ́ni kan tí ó wà ma'ayyan tí nǹkan yíó wà apply lórí so of course ó wà náà ó wà oye so but síbẹ̀síbẹ̀ náà àwọn olùmọ̀ wọ́n máa ń ṣàlàyé kódà ọ̀rọ̀ yìí wọ́n bi sheikh Rabi' wọ́n bi sheikh Yahya Najmi wọ́n bi sheikh Zayd al-Madkhali ní pé ṣe tọ́lì bìnrin ilmi só lè kàfàrọ̀ só lè bàdáà só lè fàṣákọ̀ so wọ́n bi sheikh Rabi' wọ́n bi sheikh Yahya Najmi wọ́n bi sheikh eh, Zayd al-Madkhali so àwọn ìdáhùn wọn náà ó sì jọra wọn so wọ́n sọ pé àwọn kúfùrù kan wà tó yí pé gbogbo èèyàn ló máa àwọn kúfùrù kọ́ àwọn tó pé kíni gbogbo èèyàn ló mọ̀ pé kúfùrù ilé gẹ́bí kúfùrù àwọn ṣíyà ilé yíò káfàr gbogbo ẹni tó bá rí ilé ní ó pèèyàn kèfèrí kúfùrù àwọn kùbúrí ẹni tó bá rí ilé yíò pèèyàn kèfèrí àwọn kúfùrù pàwọ́ wípé ilé yìí màálùmú ní mínà dínì bí dọ̀rọ̀ rọ̀ ọ̀yí tó kó mọ́ tira rẹ̀ sí pé àánú ah, wọ́n bẹnu pé so ara ọ̀ so ẹn tí ó bá mọ̀ kó mọ́ tira rẹ̀ bọ́n tí ó mọ̀ so yóò darí ẹ̀ padà lọ sọ́dọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n tó bá wá nímọ̀ ń pa rẹ̀ tó dẹ̀ mọ̀ pé à ah, ẹni yìí ó kọ́ sí kófúrò tí ó sì sí ma wá ní àfún oye tí ó sì ma wá ní àfún kò sí nǹkan tó kọ̀ di pé mọ́ pè ń kéfèé kọ́nà wọ́n wá tó extend ilé iná síbi ọ̀rọ̀ jarh wa ta'dil tó bá tó bá jẹ́ tọ́lẹ̀ ìrànlẹ́mì tó bá mọ̀ kó apply rẹ̀ lórí ẹ̀ kó apply àwọn principle jarh wa ta'dil lórí ẹ̀ so ilé jẹ́ bó bá wọn olùmọ́sí ma ń ṣe tafsil mẹ́ ní pé aláwọ̀kọ́ àwọn kúfù kan wà òun tí ẹ̀ kúfù tí gbogbo èèyàn dámà náà kúfù àwọn kùbúrí kúfù àwọn rọ́fídọ̀ kúfù àwọn àwọn ìbàdíyà gbogbo àwọn ìran àwọn báwọn oye so kúfùrù tẹ́yà dámà bá wọn kúfùrù wà tó ti pé kíni ó ní bùkátà sí ìmọ̀ ó ní bùkátà sí ìmọ̀ pé à ah, sí kíní ìsọ ẹni ìdí kẹfẹ̀ ní tọ̀tọ̀ sí kíní ìsọ tẹbá mọ́ ń ka ìtàn subhanallahi azim tẹbá mọ́ wo àwọn tí wọ́n ṣe stitaba incident yẹn ṣẹlẹ̀ gẹ́gẹ́ pé wọ́n ní kẹ́ni ikú ṣe stitaba àbí wọ́n ti ẹ̀pá ẹni nítorí ọ̀rọ̀ kúfùrù tó sọ wallahi tẹ bá rí àwọn ọ̀rọ̀ tí wọ́n torí ẹ̀pá àwọn ẹni wallahi táwọn èèyàn sọ láyé lónìí tẹ bá gbẹ́lò wípé à ah, ní tẹ́ torí ẹ̀pá ó sọ nǹkan kan báyìí wallahi yóò sì bọ́ sí ẹlẹ́mi pé ah, tó so bá kẹrẹ yíó ra àwọn olùmọ̀ ń gbà mí nípa ọ̀rọ̀ tekfirul mu'ayyan táwọn olùmọ̀ kọ pípé tọ́lìbọ̀ ìrìn ò gbọ́dọ̀ sí o ma wádá dá àwọn ọ̀rọ̀ ma wádá dá lọ́tọ̀dá àwọn olùmọ̀ so hatta so kódà ẹ̀ tún àwọn ọ̀rọ̀ mi pẹ́ tún wọ́n sọ fún ipẹ́ àwọn olùmọ̀ nìkan ní ká pé yàn kéfèé gbogbo eléyìí bàmí wọ́n wòye sí lọ́ni tó béèrè béèrè wáyé bá àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n dé fìlà tí wọ́n jòkó ló wà ń jòkó wọ́n béèrè pé tọ̀ kàrìmọ̀ kàbára oye àkílẹ̀ fẹ́ kí <laughs> ṣe kí sọ kásọ̀ wọn pé kọmọ kàfàrà lọ wọ́n sẹ̀ wọ́n rọ̀ ní pé àwọn olùmọ̀ní ń ṣe kíni àwọn olùmọ̀ní ó pè yàn kéfèrí ṣùgbọ́n níbi táyé ti fẹ̀ tó ti rí pé nǹkan àwọn àwọn èèyàn ti kó sí kúfúrú gan so wọ́n sọ fún wọn so oríṣìíríṣìí so ẹ́ àwọn ìlú wọ́n fẹ́ mọ́ ọ̀rọ̀ ṣe ti sọ́lífà ọ̀sán àwọn pẹ́yẹn wọ́n láwọn olùmọ̀ nìkan ló lè pèyàn kéfèrí àwọn ọ̀rọ̀ mí ìwà tán sọ́rá dáa ní pé ẹni tó bá rí náà ni ó pèyàn kéfèrí gbogbo ẹ̀ náà yẹ mọ́ ń wòye sí ni tẹbá rọ àwọn olùmọ̀ tán ṣe tẹ̀fsílì yẹn yóò wà gbọ́ gbogbo ẹ̀yẹ ókè ní tán sọ ni so ní tó fi ẹni tó yẹ kí ẹ̀ fi sọ́ra nìyẹn tí ẹ bá wá lẹ́nì kan sí tó bá sọ pé ẹgbẹ́ à pé ẹmọ́pẹ́ àwọn èèyàn kèfèrí kìníkàkìníkan ẹ̀yàn olùmọ̀ni ó pé èèyàn kèfèrí tẹ́ irú àwọn ọ̀rọ̀ wáhùn èèyàn wòye sí dáadáa torí àwọn ọ̀rọ̀ tó ní tó lábala méjì ni ọ̀yẹ́ tó bá yẹ pé fi ń dáàbòbò àwọn èèyàn kan ní fi ń tan ìjáàká so tó bá yẹ pé fi ń dáàbòbò àwọn èèyàn àbí fi ń so tó láwọ̀rọ̀ yí àwọn olùmọ́ ma ń sọ dáadáa nì ní pé ìpìyàn kéfèrí kíyàn fi lẹ́fà àwọn so eléyìí jẹ́ nọ́gọ́rù tí yàn fi ma wòye sí so wọ́n ni wọ́n ni ma haddul ikrah kí ni ààlá ìjẹyẹ nípa alladhi la yakunu man waqa'a fihi murtaddan tó sẹ fẹ́ni tán bá jẹ nípa lórí ẹ̀ kò ní di ẹni tó fẹ́ sílẹ̀ wọ́n ni wa hal hunaka anwa'un lil ikrah so àbí ṣe ìran wà fún ìkìrọ̀ wọ́n ni alìkìrọ̀hù yakhtalif wọ́n ni ìjẹni nípa sọ́tọ̀ọ̀tọ̀ bí ikhtilaf al-ahwal níbi ìsẹsínà bá ṣe ṣe kí ni bó bá ṣe sọ́tọ̀ọ̀tọ̀ qad yakunu ikrahan fi shay'in Allahu akbar wọ́n ló lè jẹ́ ìjẹni nípa níbi àwọn nǹkan wala yakunu ikrahan fi shay'in akhar kò sì ní jẹ́ ìjẹni nípa níbi nǹkan mi ẹwùn kẹwàá ó tàfà sí nǹkan tán sọ lẹ́kan ikọ́ àwọn olùmọ̀ ti sàlẹ̀ ìmọ̀ wá ní àkúfù kí lé tó fẹ́ kó wà so specific tó bá wà so specific kò sí lò ń gbogbo gbá yóò mọ̀ sọ̀tọ̀tọ̀ síra wọn ni so ẹwọ ìkọ́rọ̀ yìí nínú àwọn wá ní àwọn tekfiri ni o but sheik náà sọ pé àwọn àyè kan wà tó ṣe pé kíni ìkọ́rọ̀ àwọn so bí yẹn sí ma ń ni so kí àwọn máa wádìí wádìí fi ní pé afẹ́ tàdídì fún gbogbo ẹ̀lẹ́ ọkọ̀kẹ́ ẹni tó bá gbọ́bẹ̀ sí lọ́nà Ah, ẹni tó bá gbọ́bẹ̀ sí lọ́rùn tó sì pé ọ̀bẹ tán pè sí lọ́rùn bóyá ọ̀bẹ bóyá ó ní àwọn méjì Nàìjíríà wọn ni <laughs> <laughs> bóyá àwọn méjì Nàìjíríà rí tó tọ̀wọ́ ní àwọn méjì Nàìjíríà wọn mú oye so bẹ́ẹ̀ wọn àwọn tí ó so gbogbo àwọn kìíní yìí àwọn olùmọ̀ ti ṣàlàyé rẹ̀ bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ ma gbogbo incident tó bá wá ṣẹlẹ̀ ní specific kí a máa dá padà lọ́sọ́lọ́ àwọn olùmọ̀lókù wọ́n ní fari ikrahu yahtali wọ́n ní ìjẹni nípa sọ́tọ̀ọ̀tọ̀ bi ikhtilafi mawaqi'ihi níbi tó bá ti ṣẹlẹ̀ náà bá ti sọ́tọ̀ọ̀tọ̀ walakin al-ikrah ṣùgbọ́n ìjẹni nípa òun lèyí tó sọ pé kò pọ́síbù àtàkọ́lùsù mínú kò pọ́síbù kí ẹbọ́n bẹ́ ó ti wéyàn lókún àwọn ti kí wọ́n ti dèyàn mẹ́lẹ̀ oye bóyá bí àwọn mẹ́jọ so wọ́n kó wọ́n na sakabula sí lérí oye so irú nkàrá yìí so ó ti mọ̀ pẹ́tọ̀ yára kóhun sọ látàrí kìyàmà ni àbíkóhun sí kíni kóhun wí tán ní kóhun wí wọ́n ni kí fi lè bọ́ minal qasdi níbi ikú aw minal darbi àbí níbi yà aw minal tahdid àbí níbi threat illa bi talaffuzi àyàfi pẹ̀lú kí yà pè bima yutlabu minhu nǹkan tí wọ́n ń bèèrè lọ́wọ́ rẹ̀ ka talaffuzu bi kalimatil kufri mathalan yẹbi kí yà kó wí ọ̀rọ̀ kúfùrù lápẹẹrẹ idha kana la yumkinuhu tí ó bá possible an yatakhallasa min batshi ní pé kó bọ́ níbi ìjẹ nípa alábòsí ilá anyàtà láfàwọ̀ àyàfi pẹ̀lú pé kó sọ bíhì kó wí bí ṣáàrùtí anyàkúnà qalbuhu mutma'innan bil iman ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé kí ọkàn rẹ̀ kí ìmáni wà lọ́kàn rẹ̀ wọ́n ni qala ta'ala ọ̀nà wá sọ pé illa man ukriha àyàfẹ́ ń tàbá jẹ nípa wa qalbuhu mutma'innan bil iman ṣùgbọ́n imani yìí ṣekí ni ó wà ní ẹ̀mí rẹ̀ wọ́n ni yaqulu al-ulama wọ́n ni àwọn olùmọ́mọ́ sọ pé la yukaffaru al-mu'ayyan wọ́n ni a lè pèyàn so idha waqa'a fil kufri tó bá bọ́ sí kúfùrù illa idha wujidati shurut àyàfi tó bá yẹ pé májẹ̀mú pé wantafatil mawani' àtàwọn nǹkan tí ó kọ dí káwọn pè ní kúfùrù kò sí mbẹ̀ wa uqimatil hujjatu alayhi ẹ̀rí sì ti dóre lórí fahal hadha sahih sí ilé lálàáfíà na'am allahu akbar ẹ̀rùn kí so wọ́n ní bẹ́ẹ̀ ni hadha sahih ilé lálàáfíà walakin qiyamul hujja sí qur'ani bá ti dọ́dọ̀ rẹ̀ ala wajhin yafhamhu lọ́nà tó ṣe kó gbọ́yé nítàn sọ fara wà ní so kó gbọ́yé law arada al-fahm tó bá yí kó fẹ́ gbọ́yé so ẹwọ kwẹ́sàn tán bèèrè bẹ̀ takfirun mu'ayyan pé àwọn olùmọ́mọ́ sọ pé kí a má pèyàn ní kèfèrí tó bá kó sí kúfùrù àyàfi kí mẹ́jẹ̀ mú wá pé so nǹkan tí fún ẹlòmíwà ní ṣe rí ọ̀rọ̀ méjèèjì yìí gbogbo àwọn nǹkan yìí ni apá méjèèjì wà extreme méjèèjì wà so ẹlòmí májẹ̀mú ò tí pé yóò ti pé mawani ò tí ìntáfà ó ní kò sí mawani àfún hujja ò tí ìdólé lórí yóò ní kíni yóò ní hujja ti dólé lórí ẹlòmí sì rẹ májẹ̀mú ti pé yóò ní májẹ̀mú è pé mawani ìntáfàtì yóò ni mawani ò tí yìí tabat ẹ̀rí ti dó fún yóò ní tí wọ́n lọ fún lẹ́rì ah, sóhun kéèsè musulmi nípìlẹ̀ kéèsè musulmi nípìlẹ̀ ó náà tí ó gbọ́ gan tó wọ́n mọ̀ kíni kíyàn fún méjì àwọn gẹ́mọ̀ fún méjì pé kíni ah, ọlọ́run yàn fún ọlọ́run ọ́n bèèrè ó sà wá sí kí ni wá tẹ̀ fún àbí ó sànà pé kalẹ̀ àwọn tí ó lẹ́sìn gan nínú àwọn tán jẹ́ olóṣèlú gidi wọ́n pé àwọn gan pé eléyò so ó wá dìgbà tí wọ́n so iléléyìn ó ti mọ́ so tí ò bá sì mọ́ in tó ẹkó mọ́ so tí ò bá mọ́ in tó ẹkó sí kí in tó ẹkó mọ́ wani nasma'u fi hadha al'asri wọ́n a ma ń gbọ́ lásìkò tí wáyí da'wa al-ilmaniyya wọ́n ni ìpẹ̀pẹ̀ sí a secularism wa hiya faslu ad-din 'an ad-dawla òun náà ni pé ká separate ẹ̀sìn kó níbi ìjọba fa hal ashabu ha'ula'i murtaddun ashab al-mu'asira nípa wọn tí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ojú ọ̀nà àwọn ìgbàlódé al-ilhadiyya àwọn ojú ọ̀nà ìṣekèfèrí sí Ọlọ́run Ọba àìgbàgbọ́nú Ọlọ́run Ọba murtadun wọ́n ti fẹ̀sí ilẹ̀ mithlu al-ilmaniyya gẹ́bí secularism wal-hadathiyya èwo hadathiyya wal-qawmiyya àti tribalism wa shuyu'iyya àti communism so àti communism li'annaha mukhalifatun lil islam tó rúkọ́ sí kí ní ó yapa islam wọ́n ya su'al idha qala shakhsun li akhar wọ́n ni tẹ́nìkà bá sọ fẹ́ni kéjì pé anta ta'lamul ghaib ní pé ìwọ mọ̀ kọ̀kọ̀ wọ́n ni min babil mizah lójúkọ́nà pé fi ń bá ṣeré fahal qawluhu hadha ridda wọ́n ni só fẹ́sìnlẹ̀ pẹ̀lú ilé wa hal yuhkamu alayhi bir ridda sáàsì dájọ́lẹ̀ lórí kó ti fẹ̀ sílẹ̀ ìdákánà qasduhul mazh tó bá ṣe pẹ́fẹ̀ ní ṣe aw annahu bi qasdi dhalika aw annahu yaqsudu bi dhalika àbúgbà lérò pẹ̀lú rẹ̀ annaka sahibu fatana nípa ni orí rẹ̀ mú bẹ́rẹ̀bẹ́rẹ̀ hadha la yadur wọ́n lè yóò sí kíni eléyò sí láǹfà eléyò kópa láraba wa laysa ni kò fẹ̀ sílẹ̀

ọ̀rọ̀ yìí rámi ó mìíràn ti ọ̀rọ̀ táwọn yẹn máa sọ pé aláyé ẹgbẹ́ ni aláyé aláyé tó wà lọ́wọ́ ẹgbẹ́ wọn tó gbogbo àwọn ọ̀rọ̀ táwọn yẹn máa sọ báwọn aláyé ọlọ́run láyé lọ́lọ́run oye so but ó ti di pé kí ni ó ti di pé àwọn gan kéṣe tán gbà lérò nìyẹn so ó gba àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ dandan so wọ́n man sabba dina Allah wani tó bá bó ẹ̀sìn Ọlọ́run ba aw amila amalan abó síṣẹ́ kan mukafiran ẹ̀ṣẹ̀ tó sì pé ẹ̀ṣẹ̀ tó sọ di kèfèrí ni inda al-ghadabi shadid àti ìbínú gbé ibi tó nípa fahal yakfur tó di kèfèrí wani idha balagha al-insanu al-ghadab wani tí ti ború فإنه لا يؤخذ gbogbo bá ṣe ń bá ẹfẹ́lẹ̀ ni o so kìí ṣe pé níbi àwọn ìkúkù adami yìí ni o tọ́ fọ́lọ fọ́mọ́tò mọ́tò alkharaju bi thaman oye so lè annahu asbaha mithla al-majnun wọ́n ló ti jẹ́ síkí ti di bí wa amma idha kana ghadabuhu wọ́n ni ṣùgbọ́n wẹ́ pé ìbínú la yasilu ila haddi zawali al-idrak kò tí gbé pé ó dá nkẹma fún ṣe àwọn bínú gbígbóná báwọn kì í pẹ́ ńgbà mí òun tó náà fi ah, kí lòun sọ yìí kí lòun sọ yìí àtúwáyé pé ń jó lára okù tó bá ti mú mára ti pẹ́ akíní ah so kan wá ó sọ̀rọ̀ sọ̀rọ̀ so ó sọ̀rọ̀ sọ̀rọ̀ so ó sọ̀rọ̀ sọ̀rọ̀ tó tó ti pé irú àwọn tíyàn mọ̀ pé wọ́n sọ̀rọ̀ sọ báwọn kíyàn sí mọ́ pẹ̀lẹ́ ọ̀ ẹmọ́jẹ́ ó sọ̀rọ̀ sọ̀rọ̀ já sákàsálìkì àmọ́ ọ̀ ẹmú pẹ̀lẹ́ tí wọ́n ni fa innahu yu'khadh wọ́n ni tí ó wá sí lè dá nkẹ́mẹ̀ ó bínú náà tó tọ́ ṣùgbọ́n ìbàtẹ́ èyí tí ń bínú ó oye so ó ti di pé bí ṣe máa ń ṣe ń ti wọ́n ni fa idha tó kufri nínú àwọn eléyìí wọ́n ní yuhkamu alayhi bima takallama bi wọ́n ó dájẹ́lé lórí pẹ̀lú nǹkan tó sọ idha kana yadiri tó bá mẹ́ wa ya'qilu ma yaqul tó sì mọ̀ nǹkan tó ń sọ wọ́n ní man takallama bi kalimati laysa alayhi an yaghtasil kó má lọ wẹ̀wẹ̀ so ẹni pé nígbà kékeré gbogbo àwọn kàbáyì ò tún wẹ̀wẹ̀ ọyé ọlọ̀ tún wẹ̀wẹ̀ ni o ìdé ìṣó yálọ ọ̀sọ́lọ̀ bàbá lè mọ́mú so so ẹni pé gbogbo àwọn kàbáyì ogbò ẹ̀lú máa ń ṣẹlẹ̀ wọ́n ni laysa alayhi an yaghtasil kó má tún wẹ̀wẹ̀ idha taba ila Allah tó bá wá tó bá lọ sọ́dọ̀ náà bá wastaghfar ó sì wá àforíjìn ọba wà tábà tawbatan sahiha ó sì wá ìtúbá tó lálàáfíà laysa alayhi ightisal wọ́n ni kò ní ìkówẹ̀ lakinna al-kafir al-asli wọ́n ni kèfèrí ìpìlẹ̀ idha tábà tó bá túbá wọ́n ni fa ba'du al-ulama wọ́n lápá káwọn olùmọ̀ yara annahu yaghtasil wọ́n ni wọ́n bá alkáfíìrì àṣí tó bá di musulmi o so kèfèrí ìpìlẹ̀ wọ́n ni láyé umaru bil iktisar wọ́n ní pàálà sẹ́kọ́ sí kíni kọlọ̀wẹ̀ ya annahu aslama unasun kathir àwọn èèyàn tó pọ̀ gangba islam ala ahdi nabi sallallahu alaihi wasallam láyé annabi sallallahu alaihi wasallam wa lam ya'muhum bil iktisar anabi ò pàwọn láṣẹ kan lọ́wẹ̀ wa ba'duhum wọ́n ní kíyàn fẹ́ sílẹ̀ o ma bá lọ́lá jẹ́ hadha bina'an ala anna al-a'mal al-murtad tubtal walau taab wọ́n ní eléyìí wọ́n ma lórí pé iṣẹ́ ẹni tí ó bá fẹ́ sílẹ̀ wọ́n bá jẹ́ ni kódà kò bá túbá rẹ̀ so iṣẹ́ rẹ̀ yẹn ó ti lọ ẹlẹ́ Al-Imam Ibn so wọ́n sálàyé so ah, wọ́n sálàyé rẹ̀ nínú so kílùkọ rẹ̀ so asọ́bùrù àbí kílùkọ́ rẹ̀ ìdàtò so kílùkọ́ rẹ̀ wọ́n ni haza binahan ala anna a'mal al-murtad tubtal walau tab ní pé iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ kọ́lá kò bá túbá wọ́n sàlàyé rẹ̀ gan so àti ní àwọn tírà àwọn mìíràn tó ti yànnà rẹ̀ so àwọn olùmọ̀mí sọ bẹ́ẹ̀ pé iṣẹ́ rẹ̀ tó ti ṣe kọjá yẹn ó ti lọ nìyẹn tí so ó ti lọ nìyẹn so yóò ṣe bẹ̀rẹ̀ fáìlì mìíràn so but èyí tí Ibnul Qayyim náà rọ̀ jáhà ní pé bó ní taubà mú sí rí tó wáyé pé taubà yẹn tó ṣe kí ni taubà tó lálàáfíà ni taubà tó wá sọ̀híhì ni so ìpé taubà tó lálàáfíà ni iṣẹ́ rẹ̀ padà fún kódà ó kò pé iṣẹ́ rẹ̀ ó tún padà fún gẹ tó wáyé pé taubà tó lágbára gẹ gẹ́bà Nabi sallallahu alaihi wasallam ala ahli medina ní pé wọ́n ti ó ti ó túbá túbá kan tó yí pé tá bá pín fáwọn ará medina yóò ṣe kíni yóò kárí gbogbo wọn oye so tawba ngbà mí ma ṣe kíni ó ma lágbára gan so àwọn olùkọ́ yìí mọ́ padà rọ̀ jáhà pé bóò ní tawba yẹ ṣe rí tawba wí àwọn ti gbọ́ ọ̀rọ̀ àwọn ti gbọ́ ọ̀rọ̀ àwọn túbá so bó ní táwà tí ẹ̀ náà ṣe rí sí táwà pé á ah, ẹni tó sunkún tí bà ní jẹ́ ẹni tó ṣe yẹn tó pa lẹ́kún ìgbẹ̀yìn ayé rẹ̀ ni bí táwà yẹn bá ṣe rí àti iṣẹ́ tóun náà tó wá ṣe lẹ́yìn ìgbà so ilé ni alùmẹ́rin kọ́ yìí kan rọ̀ jáà wọ́n ní fàíza táàbà yẹ́bìdá min jadid wọ́n tó bá túbá fáìlì tuntun ló gbé o so ẹwọ́ so ìdí ẹ̀gbùrọ̀ sọ́ranù má dáadáa wọ́n ni hadha qawlu ba'd al-ulama wọ́n lè ní ọ̀rọ̀ apákan náà olùmọ̀ wọ́n ni wal qawlu thani wọ́n lọ́rọ̀ ẹlẹ́kejì wọ́n ni anna a'malahu as-salihah wọ́n ni pé àwọn sẹ́rẹ̀ dáadáa ba'da tawbati min ar-ridda nígbà tó bá túbá kó bi ìfẹ̀sílẹ̀ wọ́n ni tarji'u ilayhi wọ́n ni yóò padà sọ́dẹ̀ rẹ̀ wala tubtal wọn ò sì sí kíni wọn ní bàjẹ́ fayabqa wudu'uhu wọ́n ni wudu rẹ̀ wà wà pẹ̀lú rẹ̀ wa hajjuhu wa 'amaluhu as-sahih as-salih wọ́n ni àti hajjì àtàwọn ṣẹ́rẹ̀ dáadáa wa tarji'u ilayhi yóò sì padà lọ́sọ́dọ̀ rẹ̀ wa hadha huwa sahih Shaykh Fawzān sọ pé ilé iná ló sì lálàáfíà jù wọ́n sọ́ra fún ikhtilāf so ó lè ṣe pé ìtàwọn afá ń sọ yẹn ó lè tú láwọn abara kan ò kí yẹn sọ́ra fún àwọn nǹkan tí tọ́lá àwọn afá mẹ́rin wá o kì í ṣe pé bóyá wọ́n ni so kí yẹn sọ́ra so in tí yàn gbọ́dọ̀ ma fi sáwàdà ní gbogbo àwọn ọ̀rọ̀ àwọn kúfùrù kí ma fi sẹ́fẹ̀ ah tàwídò jiná lára ẹni ẹ̀wọ̀ wọ́n ni torípọ̀ náà bá sọ pé wa man yartadid minkum an dinihi ẹni tó bá fẹ́sìn lẹ́nu yóò fayemut ó wá kú wa ó wá ní pé iṣẹ́ rẹ̀ tó síwájú látọ́fà wọn ní bàjẹ́ so wà bí hádá pẹ̀lú ilé àti parí nínú muqaddima àti as'ila so káwà bọ́ sínú madumunu tíra lókù báyìí so kọ́nà bá kọjẹ́ kí gbogbo ìta sọ kó ṣe wá láǹfàní kó fún wa ní so hada wallahu alam naam ṣe ìbẹ̀rẹ̀ wa naam kíá kíá kíá kíá kíá kíá kíá kíá wọ́n tó zákùn náà wọ́n máa ń bèèrè nípa ok so láwọn ìrìnlá yìí pé kí ẹni mọ bá wọn lò pé àjọmọ̀ ìṣẹ́dáwà fún àwọn ìrìn ẹni tí ń fagbó tó sì pé ó ń kírun ó mọ́ ń kírun àbí ok tó èyí mọ̀ sí nasiha fún ẹ̀ṣẹ̀ ní ṣe oyi ẹ̀ṣẹ̀ ní ṣùgbọ́n ni tó fìrún lẹ̀ tí ó kírun ara tàwíìdì wo lóòrùn ló wà dára lára rẹ̀ oyi tàwíìdì bá wà lára rẹ̀ yóò kírun di o wa so ẹni tó bá lẹ̀ tó bá bàbára tawhid yóò múrùn dó ọyí àì bàbára tawhid náà ni ò fi kẹrùn so ẹni tí èyàn bẹ́ẹ̀ ní ti ọmọ ọmọ bárò àwọn abẹ̀yàn báyìí lò so tó báyìí pé àwọn tíyàn lè máa bá sọ̀rọ̀ èyàn máa bá wọn sọ̀rọ̀ títí tẹ́yàn fi rí pé ah wọ́n ti gba òdodo àbí ah wọn ẹ̀rẹ àwọn eléyìí olódodo gbà títí tẹ́yàn fi rí pé ah ti gba òdodo àbí àwọn eléyìí òun ò ní òdodo gbà so abu su jẹ́ ni ẹjẹ́ ká dún mẹ́wàá subhanahu wa ta'ala hamdika sallallahu alaihi wa sallam astaghfiruka wa